Hallelujah. Hallelujah. Hallelujah. Mo tún kí gbogbo àwa àyànfẹ́ Ọlọ́run nínú yàrá yìí ní orúkọ olówó Ọlọ́run àwọn ọmọ ogun ni mo fi kí wa ní àárọ̀ kùtùkùtù òní. Mo dẹ̀ gbàdúrà fún wa lórúkọ Jésù bí Ọlọ́run ti ránṣẹ́ ayọ̀ sí wa tó ránṣẹ́ ìṣìníye sí wa tó ránṣẹ́ ìsọjí ńlá sí wa lórúkọ Jésù ayé wa ò ní rí bákan náà mọ́ lábẹ́ bóde ti wù kó rí a ó fi ìṣọ̀bọ ọ̀run ṣeré jẹ láyé gbogbo irinṣẹ́ ìgbé tó lè wù tó lè wà nú ayé wa lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ̀mí máa fi náà palẹ̀ mọ́ hmm, a ó ṣàṣeyọrí a ó sì dé ìjọba ọ̀run lórúkọ Jésù ẹ̀yin èèyàn Ọlọ́run bí a ṣe ṣetán ní um bá a ṣe ń parí tán mo láǹfààní àti dá àwọn èèyàn ọlọ́run lóhùn díẹ̀ um bí mo ṣe ń wọnú yàrá mi ni elédùnmarè ń sọ àwọn kankan fún mi pé kí n mú báírò mi hmm, kí n mú báírò mi kí n bẹ̀rẹ̀ sí sáré kọ àwọn kankan lẹ̀ tó tún máa jẹ oúnjẹ ọ̀tun tí a tún máa jẹ nínú olódùmarè ẹ̀yìn ọlọ́run so bí mo ṣe sáré mú báírò nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí kọ gbogbo ẹ̀ lẹ̀ òun ni ọjọ́ pẹ́ mi ìgbà ti ṣe tán tipẹ́tipẹ́ ìgbà ti ṣe tán tipẹ́tipẹ́ olúwa ló ní kí n bá wa sọ̀rọ̀ lórí àkòrí ọ̀rọ̀ yìí tó dẹ̀ jẹ́ pé. Pe ó lágbára díẹ̀ ó lágbára díẹ̀ ó lágbára díẹ̀ à ń pe àkórí yìí ní hmm, àyànfẹ́ àti ipò wọn àyànfẹ́ àti ipò wọn àyànfẹ́ àti ipò wọn ẹjá pàdé mi nínú ìwé Jòhánù orí kẹrìnlá Jòhánù orí kẹrìnlá. Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní sí ìkejì ẹ wò Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní sí ìkejì ẹ jẹ́ kí n ka fún wa ń bì ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹ Ọlọ́run gbọ́ ẹ gbà pẹ̀lú nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ ìmọ̀ ìbá ti sọ fún yín torí tí èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín aleluya ohun tí olódùmarè sáré ṣàlàyé fún mi láàrin thirty minutes yìí ó ní agbára ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run mo máa ń sábà sọ nǹkan kan wọ̀nyí fún àwọn ènìyàn ọlọ́run níbikíbi tí ń bá lọ ẹ pé bàbá tá à ń wòye àṣeyìí òwú bẹ́ẹ̀ bá a ṣe parí ìṣòro yẹn tán mo ti kọ́kọ́ lọ sí ìṣòro tí programu ọ̀rẹ́ mi kan tí wọ́n ń pè ní lólò so bí mo ṣe ń dé sí ṣòro ní ọ̀dọ̀ tí wà ń bì tá a sáré parí ẹ̀ tá a ní ká sáré parí ẹ̀ tí mo ń wọlé lóní kí n lọ gbé kí n mú pẹ́ẹ̀nì mi báyìí àti ìwé mi kí n sáré kọ àwọn tó fẹ́ sọ fún mi sílẹ̀ kí n dẹ̀ make sure pé mo ṣàlàyé ní kíkún bí o ti ṣàlàyé fún ẹ̀yin èèyàn ọlọ́run tí mo dẹ̀ mọ̀ pé gbogbo wa náà tí a wà nínú yàrá ìlà jẹun làákàyè àti bíi ti gbogbo ti bíi ti fọ́nrán yìí ó dé láyé lábẹ́ ọ̀ràn yìí àyànfẹ́ àti ipò wọn àyànfẹ́ àti ipò wọn ni olúwa ní kí n bá wa sọ̀rọ̀ ẹ tí ẹ bá kíyèsí nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ mi ti sọ fún yín torí èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín <laughs> ẹ̀yẹ yẹn ọlọ́run nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà so kì í ṣe àyànfẹ́ kan ni ó wà lórí ilẹ̀ àyànfẹ́ pọ̀ ṣùgbọ́n àyànfẹ́ iye àyànfẹ́ tó wà àyànfẹ́ mẹ́jọ ló wà ẹ̀yẹ yẹn ọlọ́run mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi máa fi ẹ̀mí tẹ̀lé mi o ẹ̀yẹ yẹn ọlọ́run àti níbi gbogbo bíi tí fọ́nrán yìí ó dé lọ́dọ̀ àwọn ẹni ẹ̀mí mo tó fẹ́ kí a tó fi eléyìí ọlọ́run tó fẹ́ fi eléyìí gbé wa ró láti fi tún ẹ̀ṣẹ̀ wa ṣe níbi tí ẹsẹ̀ wa ti ń yẹ ni lórúkọ jésù àwọn ò ní dẹrin ìgbé àyànfẹ́ mẹ́jọ ló wà ẹ̀yìn èèyàn ọlọ́run gẹ́gẹ́ bí tí bàbá yẹn sáré sọ fún mi sẹ́ àyànfẹ́ mẹ́jọ ló wà hmm, àyànfẹ́ mẹ́jọ ló wà ṣé wá rí kí là ti ẹ̀ ń pè ní àyànfẹ́ gan kí là ń pè ní àyànfẹ́ ẹni tí inú ènìyàn máa ń dùn sí ní gbogbo ìgbà ni à ń pè ní àyànfẹ́ ẹni Tí ó ṣòro fún ènìyàn láti gbójú kúrò lára rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí nǹkan tó pè ní àyànfẹ́ ni ẹni tí ọkàn ènìyàn dìgbà máa ń fà á sí ní gbogbo ìgbà ẹni tí ọkàn ènìyàn sábà máa ń fà á sí ní gbogbo ìgbà ẹ̀yin ọlọ́run number one àyànfẹ́ àkọ́kọ́ tó wà ṣé ẹ gbàgbé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ẹ o ọ̀pọ̀lọpọ̀ àyànfẹ́ náà ló wà kì í ṣàyànfẹ́ kan ni ọlọ́run dá àyànfẹ́ mẹ́jọ ni elédùà dá ipò wọn náà mẹ́jọ dẹ̀ ni hmm, ipò wọn náà mẹ́jọ ni àkọ́kọ́ níbẹ̀ ni à ń pè ní àyànfẹ́ agbára Mm. àyànfẹ́ agbára <laughs> bẹ́ẹ̀ ni iṣẹ́ rí tí n bá ṣe ń sọ ìkọ̀ọ̀kan kó má bàa dàrú ẹ̀yin èèyàn ọlọ́run màá máa sọ orísun wọn fún wa mm. màá máa sọ orísun wọn fún wa mm. màá sọ orísun wọn fún wa màá sọ orísun wọn fún wa àyànfẹ́ agbára àyànfẹ́ agbára kí là ń pè láyànfẹ́ agbára hmm, àyànfẹ́ agbára ìjẹ́ jẹ́mọ̀ pé gbogbo ohun tí ó bá bí àyànfẹ́ tàbí ipò tí ìbáwò kí àyànfẹ́ wà èèyàn lọ́rùn ǹjẹ́ jẹ́mọ̀ pé ìbẹ̀rẹ̀ wọn pẹ̀lú olódùmarè gangan ni orísun wọn ẹ̀yin èèyàn lọ́rùn ìgbàlá wọn gangan ni orísun wọn tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìgbàlà wọn ìgbàlà wọn ìgbàlà wọn ṣe rí àwọn àyànfẹ́ agbára yìí ẹ̀yin èèyàn ọlọ́run ohun tó jẹ́ ìgbàlà wọn gangan ni orísun wọn kí wá ní orísun tó tún jẹ́ ìgbàlà wọn yìí òun ni pé àwọn tí a fi agbára kàkà fàwọnú ìmọ́lẹ̀ àyànfẹ́ agbára ni wọn nítorí kíni agbára kàkà la fi fàwọn wọnú ìmọ́lẹ̀ ẹ̀yin èèyàn ọlọ́run agbára kàkà la fi pè wọ́n tí wọ́n fi ń jẹ́ ohun ìran ọlọ́run tí wọ́n fi ń jẹ́ ìránṣẹ́ ọlọ́run tá a fi ń pè wọ́n ní ìránṣẹ́ ọlọ́run agbára kàkà ni ẹ̀yìn ọlọ́run agbára kàkà ni so kí ni orísun wọn ǹjẹ́ jẹ́ mọ̀ pé orísun wọn ò ní ìgbàlà àwọn irú ìgbàlà tí a fi gbà wọ́n là irú ìgbàlà tí a fi fà wọ́n wọnú ìrírí irú ìgbàlà tá a fi fà wọ́n wọnú ìmọ́lẹ̀ òun gangan ni orísun wọn ṣe rí àwọn wọ̀nyí ipa mẹ́ta ni wọ́n pín sí ẹ̀yìn èèyàn ọlọ́run àkọ́kọ́ àwọn tí a fi ogun fà wọnú ìrere àwọn tí a fogun fà wọnú ìgbàgbọ́ àwọn tí a fogun fà wọnú ìmọ́lẹ̀ ogun ni wọ́n fi mọ Kristi ẹ̀yìn èèyàn ọlọ́run ogun ni wọ́n fi mọ Kristi mo fẹ́ kẹ́ ẹ já farabalẹ̀ gbọ́ mi dáadáa o ẹ̀yìn èèyàn ọlọ́run pẹ̀lú tí mo ń bá wa sọ ní àárọ̀ kùtùkùtù òní ẹ ogun ogun la fi gbè wọ́n wọlé so àyànfẹ́ agbára ni wọ́n agbára ńlá olódùmarè la fi fà wọ́n wọlé then ṣe rí inú agbára ńlá tá a fi fà wọ́n wọlé yẹn <laughs> ó pín sípa mẹ́ta hmm. mo sọ pé àyànfẹ́ agbára yẹn ó kún fún wa agbára la fi fà wọ́n wọlé agídí la fi fà wọ́n olóyìn rere then number two ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kó tó di pé a mú wọn wọnú ìrere ẹ wọ́n jẹ ìyà wọ́n jẹ bọ̀nàbọ̀nà ìyà ẹ̀yẹ èèyàn ọlọ́run ah! wọ́n jẹ ìyà gọ́sà wọ́n jẹ ìyà gọ́sà kó tó di pé wọ́n ṣẹ́wọ́ sẹ́ ẹ̀ṣẹ̀ fún wọn lódùmarè pé wò ó a ti di tiẹ̀ mo ti di tiẹ̀ o ègbé tó bá dẹ̀ wò ó ni kò rán mi báyìí mi ní tàn wá èèyàn lọ then number three ṣe rí àwọn àyànfẹ́ agbára yìí ọ̀rọ̀ wọn inú ẹ̀sìn tó jẹ́ orísun wọn òní mo sọ pé ọ̀nà mẹ́ta ni ọ̀rọ̀ wọn pín sí orísun mẹ́ta làwọn lò ẹ o ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn àwọn tó ti ní tẹ́lẹ̀ tí ọlọ́run á sọ dilẹ̀ táwọn á di ẹni tó ń tọrọ jẹ kó tó di pé ó wá fi ọ̀nà wọn torí ó ti wọ́n jẹ́ ẹni tó máa ń ní agídí àwọn náà níwà àti wọn wọ́n jẹ́ ẹni tó máa ní agídí gidi gan sa àwọn ní burúkú agídí agídí tí wọ́n tó kọjá àtàwọn ọmọ ìsírẹ́lì ṣùgbọ́n ọlọ́run máa ń fi orísun mẹ́tẹ̀ẹ̀ta yìí mú wọn láti mú wọn padà wá sínú ẹ̀ nígbà táwọn náà ò bá wá lọ́pṣọ̀n mọ́ tí gbogbo ọ̀nà dí mọ́ wọn wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá gbà wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá gbà láti tẹ̀lé ọlọ́run ǹjẹ́jẹ́ wá mọ̀ yìí pé nígbà tí ọlọ́run bá máa lò wọ́n iṣẹ́ ìránṣẹ́ wọn máa ń ní agbára ó dẹ̀ máa ń làmìlaka gan-an Hmm. èyí tọ́lọ́run bá fẹ́ lò nínú wọn ni o kò sí mìnítọ́ yẹn èèyàn lọ́rùn a milẹ̀ ọlọ́run máa lò wọ́n gan torí gbogbo mítìn tí ọlọ́run ó mọ̀ ṣe pẹ̀lú wọn bí agbára bí agbára bí agbára ni ó mọ̀ mú dání bọ́lọ́run bá fẹ́ pè wọ́n sí àkíyèsí ọ̀nà agbára ni ó gbà bẹ́ẹ̀ ni so wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé gbogbo nǹkan tí ọlọ́run ó máa ṣe pẹ̀lú wọn á mú á mú le koko nítorí kẹ́ni kí wọ́n má bàa padà sínú ẹbí wọn kí wọ́n má bàa padà sínú ẹ̀ṣẹ̀ kí wọ́n má bàa padà sínú ayé ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run orísun wọn ní ọ̀nà mẹ́ta tí mo sọ yìí wọ́n gbúdọ̀ ṣẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n gbúdọ̀ labi ẹ̀sẹ̀ lọ kó tó di pé wọ́n ṣẹ́wọ́ ṣẹ̀ṣẹ̀ fún ọlọ́run bẹ́ẹ̀ ni that is àyànfẹ́ agbára ṣe wá rí ipò wọn hmm. àwọn náà ní ipò wọ́n ní àga tí ọlọ́run fìdí wọn lé ẹ̀yìn èèyàn ọlọ́run wọ́n ní àga o tọ́lọ́run fìdí wọn lé dáadáa ni mo sọ pé àyànfẹ́ àti ipò wọn ṣe rí àwọn àyànfẹ́ agbára ẹ̀ hmm. àwọn àyànfẹ́ agbára ẹ̀ <laughs> ipò wọn ipò wọn <laughs> ó lágbára ẹ̀yìn èèyàn ọlọ́run mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ fi ọgbọ́n máa bá mi lọ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àga orí àga ipò wọn òun ni wọ́n ń pè ní ga láéláé hmm. kò gbọ́dọ̀ ga láéláé òun ni àga ipò wọn. ẹ̀yin èèyàn lọ́rùn mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ló máa jọ lójú pé à ah, kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni torí láyé tá a wà ìjẹ́jẹ́ mọ̀ pé ọlọ́run á tù wọ́n lára díẹ̀ á tún nà wọ́n pàṣán díẹ̀ torí kíni ó gbúdọ̀ mú wọn délé wọ́n gbúdọ̀ délé ẹ̀yin èèyàn ọlọ́run wọ́n gbúdọ̀ délé o hmm, wọ́n gbúdọ̀ délé dáadáa wọ́n gbúdọ̀ délé ṣùgbọ́n kò ní jẹ́ kí wọ́n rẹpẹ̀tì torí àwọn àyànfẹ́ agbára ẹ̀ wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n fẹ́ràn ayé jíjẹ ẹ̀yìn èèyàn lọ́rùn wọn kò ní jẹ́ ga jù débi tí wọ́n tó padà tún ṣègbè máa lọ́wọ́ hmm, kò ní jẹ́ kán ga jù kò ní jẹ́ kí owó yẹn pọ̀ jù bẹ́ẹ̀ ni àti owó sí wọn díẹ̀ ọ̀dàdá tó wá díẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run ó máa fi kọ̀ǹtró wọn tí ó máa fi kọ̀rẹ́ẹ̀tì wọn á ní agbára sà bẹ́ẹ̀ ni torí wọ́n jẹ́ ẹni tí kì í tètè gbọ́ràn wọ́n jẹ́ ẹni alágídí wọ́n jẹ́ aláìgbọ́ràn dẹ̀ ni wọ́n máa ń ṣónú ẹ̀yìn èèyàn ọlọ́run agbára ni à ń pè wọ́n but ìwà wọn ni mò ń sọ fún wa yẹn ìwà wọn ìwà mẹ́ta ni wọ́n ní wọ́n máa ń ṣónú wọ́n máa ń ní agídí wọ́n dẹ̀ máa ń wọn kì í gbọ́ràn wọn kì í gbọ́ràn rárá bẹ́ẹ̀ ni àyànfẹ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀yìn èèyàn ọlọ́run orísun wọn àti ipò wọn so mo ti sọ àkọ́kọ́ nìyẹn ṣé wá rí àyànfẹ́ kejì ní àyànfẹ́ ọgbọ́n hmm. àyànfẹ́ ọgbọ́n ẹ̀yìn èèyàn ọlọ́run ní àyànfẹ́ kejì àyànfẹ́ ọgbọ́n ṣé wá rí àyànfẹ́ ọgbọ́n yìí àwọn náà ní orísun méjì orísun méjì ni wọ́n ní bẹ́ẹ̀ ni ṣé rí àwọn àyànfẹ́ ọgbọ́n yìí orísun àkọ́kọ́ ni pé. Pe wọ́n jẹ́ olójú wọ́n jẹ́ wọ́n jẹ́ ibi tí ọlọ́run fi orísun wọn sí níbi tó mú ìgbàlá wọn lọ bẹ́ẹ̀ ni ni pé ohun kan dòdò ni ọlọ́run fi máa ń tàn wọ́n wọlé hmm. ẹ̀yin ẹ̀yin ọlọ́run mo dẹ̀ fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́n tí mo sọ yìí àti ẹ̀mí olódùmarè mo fẹ́ kẹ́ máa fi tẹ̀lé mi lórí ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ ẹni tó jẹ́ wípé ohun dúdùn wọ́n fẹ́ràn ohun dúdùn ní àwọn àyànfẹ́ ọgbọ́n yìí number two ǹjẹ́ ẹjẹ́ mọ̀ ẹ́ pé wọ́n fẹ́ràn kí ohun gbogbo kó máa rosy hmm, wọn ò fẹ́ ní ọjọ́ kan òpọ́njú rárá rárá rárá so tí wọ́n bá ti ń sẹ́ǹsì pé nǹkan kan ṣe kinní wọ́n bọ́ ta nìyẹn àti tí ò yẹ kán fi kán lò àtọ̀ṣẹ tí ò yẹ kán fi wẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí fi wẹ̀ torí kinní wọ́n fẹ́ experience àìní wọn fẹ́ experience ìṣòro wọn àti ẹ̀fẹ́ ní experience ẹ̀ rárá ẹ̀yìn èèyàn lọ́rùn so orísun tiwọn orísun ìgbàlá tiwọn bẹ́ẹ̀ ni ohun dídùn lọ́lọ́run máa fi ń pè wọ́n wọlé bẹ́ẹ̀ ni máa ń fohùn dídùn pè wọ́n wọlé ní ẹ̀yìn èèyàn lọ́rùn àfohùn dídùn pè wọ́n wọlé then follow by ìlérí àti májẹ̀mú tó jẹ́ pé tí wọ́n bá gbọ́ á dàbí pé kó ṣẹ ní kíákíá wọ́n á wá bẹ̀rẹ̀ sí lépa ẹ̀ àwọn náà wọ́n á bẹ̀rẹ̀ sí lépa ẹ̀ ah ìlérí tó ṣe fún mi olódùmarè ìkanra ló fi ṣe ó dẹ̀ gbúdọ̀ ṣẹ àwọn dẹ̀ gbúdọ̀ rí ọwọ́ rẹ àwọn gbúdọ̀ ṣe kínní àyànfẹ́ ọgbọ́n ni wọ́n ọgbọ́n lolódùmarè fi bá wọn lò kó bá lè ṣe kínní kó bá lè jèrè wọn <laughs> ẹ̀yìn èèyàn ọlọ́run kó bá lè jèrè wọn ọgbọ́n ni àyànfẹ́ ọgbọ́n ni wọ́n ṣe wá rí ipò tiwọn ipò àga tiwọn òun ni à ń pè ní ẹ kò ṣeé pààrọ̀ hmm. ipò àti àyè tiwọn tí wọ́n ní lọ́dọ̀ olódùmarè ni pé kò ṣeé pààrọ̀ hmm. kò ṣeé pààrọ̀ ní ipò àti àyè tiwọn ẹ̀yin èèyàn number three oni ní àyànfẹ́ ìkọ̀sẹ̀ <laughs> sórí nínú ilé tí ọlọ́run wá iláìtì fún wa yìí mo fẹ́ kó o farabalẹ̀ jókòó gbọ́ ọ̀rọ̀ ìyè yìí ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run dẹ̀ wọ́n á fi ara balẹ̀ fi wo sàsun ayé rẹ gbéra rẹ sórí ìwọ̀n ọ̀rọ̀ yìí ò mọ irú àyànfẹ́ tó jẹ́ ṣe rí àwọn àyànfẹ́ ìkọ̀sẹ̀ yìí kò síbi tí wọn kì í wà bẹ́ẹ̀ ni ìwà mẹ́ta ni wọ́n ní hmm, ìwà mẹ́ta lẹ máa bá lọ́wọ́ wọn wọ́n á mọ bí wọ́n ti ń ṣe òfófó wọ́n á mọ bí wọ́n ti ń dìtẹ̀ wọ́n á dẹ̀ mọ bí wọ́n ti ń takò yẹn wọ́n á mọ bí wọ́n ti ń takò ẹni tí yóò ga ẹ̀yìn yẹn ọlọ́run àyànfẹ́ ìkọsẹ̀ ni wọ́n àyànfẹ́ ni wọ́n o in fact nínú chọ́ọ̀chì wọ́n á wà active wọ́n máa ń wà active ṣùgbọ́n ṣe rí ohun èlò òkùnkùn àti ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn sáà kò sí ẹni tó máa súnmọ́ wọn tí wọn ò ní tì kọsẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ bó ṣe lè canvas èèyàn wọ́n mọ bó ṣe lè yí orí ènìyàn sí àwọn olóore wọn tó dẹ̀ jẹ́ pé wọn ò ní rí traces àfi tí ẹ̀mí ọlọ́run bá ń gbénú ẹ̀ ló máa rí traces yìí ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run èyí tí ẹ̀mí ọlọ́run bá ń gbénú ẹ̀ nìkan ló máa rí traces pé ah, ẹni bí lẹ́ni ó yẹ kó ń sún mẹ́yìn fúnrú ẹni báyìí ẹni ìkọ̀sẹ̀ ni wọ́n àyànfẹ́ ìkọ̀sẹ̀ ni wọ́n kò sí ibi tán lè dé tí wọn ò ti ní bàyàn jẹ́ ṣẹ́rí tí wọ́n bá ti ẹnu bọ ọ̀rọ̀ ènìyàn tàbí bọ ẹnu ìránṣẹ́ ọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run tí wọ́n bá ti ẹnu bọ̀ ọ́ pé alágbájá àjẹ ẹnu wọn dẹ̀ máa ń dùn láwọn àyànfẹ́ ìkọ̀sẹ̀ yìí kò sí tí wọn ò lè sọ jáde lẹ́nu torí kíni wọ́n ní ìgboyà burúkú láti bà tèèyàn jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ àkùrọ̀ mọ́ni takoni ẹ ṣe wọ̀n wọ́n yìí wọ́n jẹ́ abanijẹ́ ìwà kejì nìyẹn o ìwà kẹta tí wọ́n ní ni pé wọ́n máa ń kó èèyàn ṣègbè akóniṣègbè ni wọ́n mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ tí mò ń sọ yìí dáadáa ẹ̀yin èèyàn ọlọ́run akóniṣègbè ni wọ́n ṣe rí àyànfẹ́ ìkọ̀sẹ̀ ni wọ́n pé wọ́n gba Kristi ní olúwa tó lùgbàlà wọn ǹjẹ́ jẹ́ pé kì í tán lára wèrè o gbọmọ kó páìpáì ṣẹ́rí eléyìí tí ó bá yí padà nínú wọn tán pátápátá ẹ̀sẹ̀ àdúrà fẹ́ẹ̀ tán lé aládùúà àdúrà fẹ́ẹ̀ tán lílé aládùúà kí nìdí torí egbìnrin ọ̀tẹ̀ ni ti ń bẹ nínú wọn akọ ẹ̀mí èṣù ni bẹ́ẹ̀ ni wọ́n lè wà ní kwaya ní chọ́ọ̀chì in fact ǹjẹ́ jẹ́ mọ̀ pé nítorí pé láti láti wíìdì àwọn èèyàn sọ̀rọ̀ lọ́tọ̀ wọn láti ní fans ni wọ́n máa ṣiṣẹ́ fún nínú olúwa ó lè lọ́ máa lo omi gbóná kó go extra mile nítorí ohun ẹ̀ kì í ṣe pé ọlọ́run ni àwọn ń ṣiṣẹ́ fún but tí wọ́n bá kọrin gbogbo ènìyàn lágbà tí wọ́n tí wọ́n bá wà láàrin ọ̀ṣà tí wọ́n bá coordinate bí eléyìí gbogbo èèyàn láláìkè wọn ṣùgbọ́n àyànfẹ́ ìkọsẹ̀ ni wọ́n torí nínú ohun tí wọ́n ní tí ẹ̀yin ń wò bí ẹ̀bùn tí àwọn ń lò bí ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ wọn máa wo wọ́n jẹ́ olùfọkànsìn tòótọ́ o wọ́n máa ń jẹ́ olùfọkànsìn tòótọ́ ṣùgbọ́n mi ì sáà wọ́n dùn confuse wọ́n dẹ̀ dùn convince bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí àwọn ló gọ̀ jù wọ́n fẹ́ àwọn ló fẹ́ gọ̀ jù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n á claim bí ẹni pa àwọn gbọ́n bẹ́ẹ̀ ni so àyànfẹ́ ìkọsẹ̀ nìyẹn ẹ̀yin èèyàn ọlọ́run kí dẹ̀ lọ́lọ́run máa fi mú wọn àwọn náà ní orísun bẹ́ẹ̀ ni orísun tọ́lọ́run máa fi mú wọn wá sínú ìgbàlà Mm, ẹgbẹ́ mo ti sọ fún wa lẹ́ẹ̀kan wá sínú ìgbàlà nǹkan méjì lọ́lọ́run máa fẹ́ mú àwọn ti wọn wá sínú ìgbàlà ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n fẹ́ràn àpọ́nlé bẹ́ẹ̀ ṣe ń wá èèyàn fẹ́ kọsẹ̀ yìí wọ́n fẹ́ràn àpọ́nlé burúkú then number two wọ́n fẹ́ràn ẹ̀bùn tẹ́ ẹ bá ti ń pọ́n wọn lé tẹ́ ń fún wọn lẹ́bùn kò síbi tí ẹ ò lè rán wọn lọ evat bẹ́ẹ̀ fún wọn ní ẹ̀bùn tẹ́ ẹ fún wọn ní àpọ́nlé tó ní agbára tẹ́ ẹ fún wọn ní recognition tó rọ wọn like recognition gan tẹ́ ẹ fún wọn ní recognition nínú ilé olúwa kò síṣẹ́ tẹ́ ẹ máa bẹ̀ wọ́n láyé tí wọn ò ní jẹ́ fún in fact èèyàn ìdáde mi máa ń sọ̀rọ̀ kan a ní ẹran olófòfò ń ṣe ní òjẹ́ rí sótì ìjẹ́ tán ni mi ní tọ̀ wá wa èèyàn ọlọ́run so kò sí bá a ṣe lè ṣe ebò ló wọn tí wọn ò ní padà rọ̀gbẹ́ wọ́n ti ń kọsẹ̀ ẹ̀bọ̀ kan tó wọnú Kristi ṣùgbọ́n nítorí pé ẹ̀bùn tàbí iyì tí a ń bù fún wọn tá a ṣe ń pọ́n wọn lé wọ́n lè tẹ̀lé wa wá wá ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n kẹ́ni tí irú àwọn wọ̀nyí irúfẹ́ àwọn wọ̀nyí bá tẹ̀lé wá ṣọ́ọ̀ṣì kan múra dáadáa torí òun tó gbé ọ sókè náà ni ó lẹ̀ ọmọlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lè wà ní kwaya ṣùgbọ́n kan jẹ́ olóṣó mímọ́ wọ́n lè wà lásọ̀nà kan jẹ́ ọkùnrin ṣùgbọ́n kan jẹ́ onímẹ̀lẹ́ ènìyàn ṣùgbọ́n wọ́n á máa fi agídí ṣe é kí gbogbo èèyàn bá lè rí wọn pé àwọn nìkan làwọn wà nbẹ bẹ bẹ́ẹ̀ ni àyànfẹ́ ìkọsẹ̀ ni ẹ̀yin èèyàn ọlọ́run àyànfẹ́ ìkọsẹ̀ ni then number three number three là ń pè ní àyànfẹ́ ìjọba ọ̀run hmm, àyànfẹ́ ìjọba ọ̀run ṣẹlẹ̀ àwọn wọ̀nyí gbogbo èrò wọn èròǹgbà wọn láyé ìjọba ọ̀run ni bẹ́ẹ̀ pé wọ́n pé káwọn bí ìnáwó wọ́n lè má dá yín lóhùn o bẹ́ẹ̀ ni kẹ ìgbà tẹ́ ẹ bá máa padà wọnú ilé tẹ́ ẹ bá máa bá wọn ìṣídà kẹ bá wọn nínú ibi tán ti ń ka ìwé tí àwọn ìránṣẹ́ ọlọ́run kọ tàbí kí wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà kẹ bá wọn nídìí àdúrà tàbí níbi tí wọ́n ti ń ṣàṣàrò ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn ọlọ́run àyọ̀fẹ́ ìjọba ọ̀run wọ́n jẹ́ ẹnìkan tó tọ̀fù wọ́n máa ń tọ̀fù gan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn máa ń dàbí àwọn ará adípa sẹ́mu they always take everything serious bẹ́ẹ̀ni àyànfẹ́ ìjọba ọ̀run ẹ má ti ṣe kíni ah mo gbúdọ̀ délé mo gbúdọ̀ délé o nǹkan tí ò tó nǹkan gan-an tó dẹ̀ jẹ́ pé ó lágbára but ẹ mọ̀ tí ènìyàn ò fojú wò lọ pé àkíní ah, tí ẹ̀ ní kíní wọ́n á bẹ̀rẹ̀ sí sun ẹkún irú wọn lè rí tó jẹ́ pé tó bá ti ń gbàdúrà tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ tàbí nítorí léètì mọ́ ìjọba ọ̀run wọ́n á bú sẹ́kún nítorí wọn lè bí ẹ̀ mọ́ wọn kì í lè bí ẹ̀ wọ́n á bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí sunkún wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà pé kọ́lọ́run jọ kó dáríjì wọn kọ́lọ́run jọ kó dáríjì wọn kọ́lọ́run jọ kó dáríjì wọn títí tí ọlọ́run fi máa dá wọn lóhùn ṣe wá rí orísun àwọn àyànfẹ́ ìjọba ọ̀run yìí orísun wọn tí a ń pè ní ìgbàlá wọn bí ọlọ́run ṣe máa ń mú wọn láti orísun wọn torí gbogbo wọn yìí náà tẹ́ ń wò yìí ló ní orísun ibi tọ́lọ́run ti ń bá wọn pàdé ṣe rí ìjọba ọ̀run yìí àwọn fẹ́ ibi tí a bá ti ń sọ̀rọ̀ nípa Kristi Ọlọ́run àtàwọn akọni nínú Bíbélì ibẹ̀ lẹ́ máa bá wọn tó máa jókòó sí o tó bá ti ń jẹ ọlọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé jù ẹ̀rí tí wọ́n rà kó wọlé bẹ́ẹ̀ ni gbogbo priority wọn láyé ní ìjọba ọ̀run bẹ́ẹ̀ ni ẹ̀yin ọlọ́run then number two ní orísun wọn bẹ́ẹ̀ ni orísun wọn ǹjẹ́ ẹ dẹ́ mọ̀ pé orísun wọn ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rẹ́ ọ̀rẹ́ yìí rere ẹ ní ẹ fẹ́ bá wọn sọ̀rẹ́ yìí rere pé ẹ fẹ́ kẹjọ máa jáde lọ kéde ìrere pé kò mú apá kan kẹyìn náà mú apá kan ẹ ti máa rí inú ẹ á dùn débi pé gbogbo ayé ẹ lákólé yín lọ́wọ́ torí kí ni gbogbo tí àwọn ò máa ṣiṣẹ́ tọ̀ nínú ilé olúwa àti inú gbogbo tó bá wà ọ̀rọ̀ ìjọba ọ̀run ni bí wọ́n débi kan fẹ́rẹ́ even bá wọnú mọ́tò wọ́n sáré sọ̀rọ̀ ọlọ́run fáwọn ènìyàn wọ́n ṣí àyìn rere pẹ̀lú àwọn ènìyàn inú àwọn èèyàn á dẹ̀ dùn bẹ́ẹ̀ ni so mi ò ní tàwa ẹ̀yìn èèyàn ọlọ́run ipò wọn àga ipò wọn nínú ayé ń bì tí ọlọ́run gbé wọn sí tó jókòó tó gbé wọn jókòó sí òun ni à ń pè ní ọ̀rẹ́ bí ọmọ ìyá ọ̀rẹ́ orí àga ipò wọn ni ọ̀rẹ́ bí ọmọ ìyá pẹ̀lú olódùmarè ọ̀rẹ́ bí ọmọ ìyá pẹ̀lú olódùmarè then number five ó là ń pè ní àyànfẹ́ ìgbé àyànfẹ́ ìgbé àyànfẹ́ ìgbé ẹ̀yin èèyàn ọlọ́run eléyìí ló burú jù eléyìí ló burú jù ṣẹ́rin tán pè ní àyànfẹ́ ìgbé ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò ní kó mọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní kó mọ̀ jó ní church kò ní kó mọ̀ ṣe ohun gbogbo kò tiẹ̀ sẹ́ni kò tiẹ̀ ní kó mọ̀ wúlò á wúlò ní church ṣùgbọ́n ṣe é mọ̀ pé tinú rẹ̀ ni ó mọ̀ ṣe bó ti wúlò tó nínú ilé Olúwa bó ti wúlò tó fún ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ṣe é mọ̀ pé yóò ṣojú kúùlù bí ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀ lérí ṣùgbọ́n tó máa ṣe inú ẹ̀ ló wà láwọn àyànfẹ́ ìgbé yìí bẹ́ẹ̀ ni ohun tí wọ́n máa ṣe inú wọn ló wà torí wọ́n jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ìgbéraga táwọn àyàn fẹ́ gbé yìí wọ́n nífẹ̀ẹ́ ìgbéraga gidi bẹ́ẹ̀ ni wọ́n ní burúkú ìgbéraga mi ní tán wa ní àyànfẹ́ ìgbé tẹ̀ ń wò yìí gbogbo wọn iná ló wà ní Kristi o láyànfẹ́ ìgbé yìí but ṣe rí lẹ́yìn ìgbéraga wọ́n wà fashionable àwọn iná ni wọ́n ṣáà láìkí kán múrú dẹ́dẹ́ kán tàn dúdú ẹ̀ má ṣe mi gbọ́ mi ní ká má múra o mi ní ká má rùn pa o mi ní ká má wo àkísà o ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn fẹ́ gbé gbogbo nǹkan tí wọ́n la ṣe jù máa ń gùn bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n tán bá máa ń ṣe ní olúwa ṣègùn máa gùn then ọ̀ kí wọ́n <laughs> kí wọ́n <laughs> ṣẹ́rí kò tiẹ̀ sí bá ṣe lè ṣe kò sí bá ṣe lè ṣe ọ̀rọ̀ àwọn ègbé wọ̀nyí mi ní tán èèyàn ọlọ́run tí inú mi máa ń ṣe yẹn ní agbára nínú wọn gan ó ní agbára sà wọn a máa rẹ́rìn yẹ ẹ̀ in fact àwọn ló máa tó súnmọ́ ìránṣẹ́ ọlọ́run jù wọn á súnmọ́ ìránṣẹ́ ọlọ́run gan ṣùgbọ́n sí ẹ mọ̀ pé sísúnmọ́ tí wọ́n súnmọ́ ìránṣẹ́ ọlọ́run mi ní tán yẹ èèyàn ọlọ́run ohun tí wọ́n ń sọ níbi tó kù díẹ̀ káàtó lára ìránṣẹ́ ọlọ́run àwọn ló súnmọ́ ìránṣẹ́ ọlọ́run jù àwọn ló lórí ọ̀fẹ́ láti súnmọ́ ìránṣẹ́ ọlọ́run jù àwọn ló lórí ọ̀fẹ́ láti máa tí ìránṣẹ́ ọlọ́run máa ń rí nǹkan gbà lọ́wọ́ wọn jù ṣùgbọ́n àyànfẹ́ ìgbé ni wọ́n torí kíni wọn ò ní ní ìgbàgbọ́ nínú ìránṣẹ́ ọlọ́run wọn à ní ní ìgbàgbọ́ nínú ọlọ́run tó pé ṣùgbọ́n wọn á máa ṣe kúbẹ́kúbẹ́ bí ẹni tó jẹ́ pé àwọn ni ó ní ìgbàgbọ́ jùlọ èyí ọlọ́run so kí ni orísun ìgbàlà wọn hmm, kí ni táwọn pè ní orísun ìgbàlà wọn tí ọlọ́run ti mọ́ mú wọn ṣẹ́rí ibi tọ́lọ́run ti mọ́ mú wọn wọnú agbo ìgbàlà òun ni pé wọ́n jẹ́ olójú kòkòrò so wọ́n jẹ́ wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé ó fẹ́ràn glitter things àwọn nǹkan tó bá ti glitter báyẹn wọ́n gbá tiẹ̀ bẹ́ẹ̀ ni so <laughs> n ò ní tọ̀ wá èèyàn lọ́rùn mo fẹ́ kó o gbéra rẹ sórí ìwọ̀n nínú tá à ń sọ yìí lórí àyànfẹ́ ìgbé yìí bẹ́ẹ̀ ni ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ló máa ń bo ìránṣẹ́ ọlọ́run láṣìírí jù káàbọ̀ sí ata mi nítorí ẹ̀yẹ yẹn ọlọ́run wọ́n á mọ ìgbésẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni then wọ́n wá máa ń ní kíní kan òwò ẹ̀yẹ yẹn ọlọ́run wọ́n máa ń ní ẹran ìfẹ́ lára láwọn ẹni ìgbé yìí àyànfẹ́ ìgbé yìí ebe ẹ̀rí júdásì nínú bíbélì ẹ̀yin ẹ̀yin ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ̀rí júdásì nínú bíbélì ẹ wo bí jésù olùgbàlà ṣe dìídì nífẹ̀ẹ́ jésù olùgbàlà dìídì nífẹ̀ẹ́ ni mi ní tọ̀ wọ́n kó tó di pé bàbá mi wá yọ̀ǹda rẹ̀ nígbà tó débi tán ti ń jẹ oúnjẹ yàrá òkè bẹ́ẹ̀ ni pé n tó fẹ́ ṣe nínú ẹ̀yìn tètè yára lọ sí kí ìparun rẹ̀ bá yá kánkán ni so n ò ní tàn wá bó ṣe rí nìyẹn ẹni ohun tí a lè fi tàn wọ́n wọnú ìgbàgbọ́ tàbí láti yé wọn padà sí ọ̀dọ̀ ọlọ́run bọ́n ṣe wà yẹn ǹjẹ́ jẹ́ mọ̀ pé òun ni ọgbọ́n hmm, ọgbọ́n lèèyàn fi mú wọnú kristi ọgbọ́n lèèyàn fi bá wọn sọ̀rọ̀ pẹ̀lú bàbá aláṣúrù bíbélì sọ nǹkan kan ní òwe ìwẹ̀ ó ní àwọn kíkún náà ní fọ́ egun. Hmm. sùúrù àti ọgbọ́n lèèyàn lè fọmọ wọn àwọn èèyàn lọ bẹ́ẹ̀ ṣe wá rí ègbé tí à ń sọ yìí ẹ̀yin èèyàn ọlọ́run <laughs> àwọn àyànfẹ́ ègbé tá à ń sọ yìí àwọn náà ní ipò wọn àga tí wọ́n jókòó lé lórí láyé ni pé ọlọ́run ò lè fẹ́ wọn dénú láéláé. Ni àga wọn. Hmm. ọlọ́run ò lè fẹ́ wọn dénú láéláé ò ní àga wọn hmm. ẹni ọlọ́run ò lè fẹ́ dénú láéláé lórí àga tí wọ́n máa ń jókòó sí. number six number six ẹ̀yin ọlọ́run ní àyànfẹ́ àrọ́pò ṣe rí eléyìí àá gbà lọ́wọ́ ẹnìkan ni ìṣídàká gba ìpè yẹn lọ́wọ́ ẹnìkan ká gbé lé àwọn lórí due to their performances nínú nínú ilé olúwa ẹ̀yin èèyàn ọlọ́run performances wọn ẹ o ló máa ń mú kínú ọlọ́run dùn láti wo ẹni tó ń pè gan tí ò ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ ẹni tí iṣẹ́ rẹ̀ wọ cut off mark tàbí ẹni tó fi ọkàn kan sìn mí jẹ́ kí n gbélé lórí majority àwọn ẹni pé tòní tí wọ́n wà ní ayé òde òní ẹ̀yin èèyàn ọlọ́run ǹjẹ́ jẹ́ mọ̀ ẹ́ pé wọ́n gba adé ìpè yẹn wọ́n ṣí orí wọ́n ṣí adé ìpè yẹn lórí àwọn kan lé orí àwọn yẹn kan ni ìyẹn àwọn àyànfi arọ́pò yìí bẹ́ẹ̀ ni a kì í dẹ̀ kì í ṣàdédé rí wọn nínú agbo torí tán bá máa wá tán bá máa wà nínú ìran kan nínú ìjọ ọlọ́run wọ́n lè jẹ́ àwọn méjì péré nínú ẹgbẹgbẹ̀rún ènìyàn torí kíni àyànfi arọ́pò ni wọ́n bẹ́ẹ̀ ni ìjì. Joshua nínú bíbélì Joshua nínú bíbélì so àwọn àyàn fi arọ́pò yìí kí ni Ọlọ́run máa fi mú wọn kí ló máa fi attract wọn bí orísun wọn orísun ìyípadà wọn ẹ o orísun tí Ọlọ́run máa fi ń pè wọ́n wá tí a ń pè ní ìgbàlà wọn ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n láìkè àwòkọ́ṣe. Like ọlọ́run á fún wọn lórí ọ̀fẹ́ láti máa lérú fẹ́ àyànfẹ́ tí wọ́n fẹ́ràn jù láti jẹ́ rómọdẹ̀ fún wọn ohun tọ́lọ́run fi máa mú wọn nìyẹn torí wọ́n láìkí ohun mèremère ẹ̀yìn èèyàn ọlọ́run ohunkóhun tó bá ti ń dán tó ń dán gan àwọn wọ̀nyí láìkẹ́ ẹ o wọ́n láìkẹ́ ṣẹ̀ṣẹ̀ láwọn èèyàn fi arọ́pò yìí wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n fẹ́ràn oge púpọ̀ wọ́n fẹ́ràn oge púpọ̀ wọ́n fẹ́ràn oge púpọ̀ so orí àga tí àwọn máa ń jókòó lé lórí hmm, ó là ń pè ní kò gbọ́dọ̀ ṣègbé hmm, orí àga kò gbọ́dọ̀ ṣègbé hmm, òun ni àwọn ń jókòó sí. Si àyànfẹ́ keje ni à ń pè ní àyànfẹ́ ìgbàgbé àyànfẹ́ ìgbàgbé ṣe rí ohun tí ọlọ́run fi àwọn wọ̀nyí ṣe itú tó ń fi àwọn wọ̀nyí pa ọlọ́run máa ń fi wọ́n pa itú ni bẹ́ẹ̀ ni ọlọ́run máa ń fi wọ́n pa itú ni ẹ̀yin ọlọ́run bẹ́ẹ̀ tí ń wò wọ́n yìí àyànfẹ́ ìgbàgbé ni wọ́n ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n á máa sin ọlọ́run ìwé bí wọ́n ṣe ń sin ọlọ́run yóò mọ wù yín ẹ máa fi fi ọlá àwọn tọrọ ṣùgbọ́n wọn ní ní lọ́wọ́ wọn máa tanrọ jẹ ni á dàbí ìgbà tí ọlọ́run gbàgbé wọn láyé kí ìjọba ọ̀run wọn bá lè sú ọ ẹ̀yìn èèyàn ọlọ́run bẹ́ẹ̀ ni kí ìjọba ọ̀run wọn máa lè sú kó bá lè sú ọ lẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyànfẹ́ arọ́pò tó jẹ́ pé bá ṣe pè wọ́n ní arọ́pò yẹn náà àwọn náà tó wà entitled láti tó fi ẹlòmíì rọ́pò wọn bí àwọn náà ò bá tún ṣe dáadáa ṣe é mọ̀ pé arọ́pò ni wọ́n bá wọlé arọ́pò ni wọ́n bá wọlé so báwọn náà ò bá tún ṣe dáadáa ọlọ́run tún lè pààrọ̀ wọn bẹ́ẹ̀ ni ó lè máa pààrọ̀ wọn lọ bẹ́ẹ̀ kó máa pààrọ̀ wọn lọ bẹ́ẹ̀ kó máa pààrọ̀ wọn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so arọ́pò ni wọ́n wọ́n láìkì nǹkan mèremère wọ́n dẹ̀ láìkì láti jẹ́ láti jẹ́ kí irúfẹ́ àwọn kan tí ó jẹ́ ẹni tó ti làmìlaka nínú ìrere hmm, tàbí àwọn kọ́mí pípù tí tí tí tí tí ọlọ́run dìídì ní ìpinnu fún lórí wọn irú wọn dẹ̀ ló máa ń kọṣẹ́ wọ́n máa ń kọṣẹ́ fún ọlọ́run bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti lift tó bá ti tí tí tí tí ó bá ti di pé a wà lifted nínú ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́rì àwọn ti àwọn ti bẹ̀rẹ̀ ní tiwọn nìyẹn pápápápápá wọ́n ti connect mọ́ olódùmarè torí arọ́pò la pè wọ́n arọ́pò la pè wọ́n àwọn dẹ̀ fẹ́ kúrò ní casual staff wọ́n fẹ́ di permanent staff so ọlọ́run ò ní fẹ́ lómi ìrọ́pò wa ò lórúkọ jésù ẹ̀yẹ èèyàn ọlọ́run so àyànfẹ́ arọ́pò yìí hmm, àyànfẹ́ arọ́pò yìí òun ni orí àga tí àwọn jókòó sí àyànfẹ́ ìgbàgbé i mean sorry ẹ̀yin èèyàn ọlọ́run àyànfẹ́ ìgbàgbé yìí orí àga tí àwọn jókòó sí òun ni kò ní láárí hmm, kò ní láárí wọn kì í ní láárí ẹ̀yin èèyàn ọlọ́run àwọn èèyàn ni ó bọ́ sọ sí wọn lọ́rùn àwọn agbé ìgbàgbọ́ ni wọ́n á ká wa sọjọ́ tí wọ́n á kó owó jọ tí wọ́n á fi fún wọn kò sí bọ́dẹ̀ ṣe lè bless wọn tó náà orí ìtọrọ jẹ náà ni wọ́n wà títí láéláé ẹ̀yin èèyàn ọlọ́run èyíkéyìí tí ara ẹ̀ bá wá kọ́ ẹ̀yin èèyàn ọlọ́run èyíkéyìí tí ara ẹ̀ bá wá kọ́ ìjẹ́jẹ́ mọ̀ pé yóò padà rìn ní ọ̀nà ìgbàgbé yóò padà rìn ní ọ̀nà òkùnkùn yóò padà rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ ibi tí ìgbàgbé yẹn ó ti wá ṣiṣẹ́ de pé ọlọ́run ò ní bojú wò mọ́ ó nígbà tí wọ́n kọ̀ láti ní èrò ọlọ́run ní ìmọ̀ wọn ó fi wọ́n sílẹ̀ fún ìyẹ̀rera láti máa ṣe ohun tí ò tọ́wọ́ so ọlọ́run á yọ̀ǹda wọn láti ṣègbè ẹ má ṣèmí gbọ́ o <laughs> wọn ní olúwo kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronúpìwàdà ṣùgbọ́n ìronúpìwàdà àwọn ẹni wọ̀nyí mi ní tàn yìí ikú ló máa mú ká ronúpìwàdà bẹ́ẹ̀ ni ọ̀run dẹ̀nìdẹ̀ orí pé ìdáríjì wọn wà bẹ́ẹ̀ ni torí kò sí wọ́n á fẹ́ deviate kò sí ńlá fi ń pè wọ́n ní àyànfẹ́ ìgbàgbé gbogbo nǹkan tí wọ́n náà fẹ́ràn láti máa kánjú lé lórí bẹ́ẹ̀ ni pé káyé lè gbà pé yes yes yes yes kò dẹ̀ sí bá a ṣe lè ṣe ebolo tí ò ní rùn bẹ́ẹ̀ yẹn èèyàn lọ́rùn bẹ́ẹ̀ ni kò ní láárí ni tiwọn àyànfẹ́ tí ò ní láárí ni tiwọn. Hmm àyànfẹ́ tí ò ní láre sí wọn kò wọn lórí àga tí wọ́n ń jókòó sí nìyẹn wọ́n á tọrọ jẹkú ni bẹ́ẹ̀ ni kò jọ báyìí lọ yẹn yan ọlọ́run nọmba eight nọmba eight là ń pè ní àyànfẹ́ ọmọ hmm. àyànfẹ́ ọmọ àyànfẹ́ ọmọ ìjì jésù olùgbàlà bíbélì pé èdè kan pé ọlọ́run sọ pé èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tirẹ̀ ẹ̀yin èèyàn ọlọ́run mi ò ní tàn wá o ipò ńlá nípò àyànfẹ́ ọmọ tẹ̀ ń wò mí tí jésù sì jẹ́ a living example lórí ẹ̀ ṣe rí nínú orísun ìgbàlá tiwọn ọlọ́run máa ń bá géèmù pẹ̀lú wọn ni tó o bá lè fún mi ní nǹkan báyìí nínú ìgbésí ayé rẹ̀ tó bá lè yọ̀ǹda àwọn kan ìwà báyìí tó wù mọ́ tó bá lè gbé àgbélébùrọ̀ kó o máa tẹ̀lé mi ń báyìí ń ni màá ṣe fún ọ bẹ́ẹ̀ ni ọlọ́run á fi májẹ̀mú tó ní agbára lé wọn lórí á fi pààlà sáàrin wọn àti wọn bẹ́ẹ̀ ni so kò dẹ̀ sí ní tí wọ́n ń pè ní àyànfẹ́ ọmọ yìí àbíyamọ ńlá ni wọ́n nínú ìrírí nínú pátára àti tẹ̀mí àbíyamọ ńlá ni wọ́n èyí èèyàn ọlọ́run àbíyamọ ńlá ni bẹ́ẹ̀ni so number two wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n kún fún ìrẹ̀lẹ̀ ṣẹ̀rí àwọn àyànfẹ́ ọmọ yìí wọ́n máa ń kún fún ìrẹ̀lẹ̀ gan wọ́n máa ń kún fún ìrẹ̀lẹ̀ gan then number three àmẹ̀tẹ́ ó fi mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àwọn àyànfẹ́ ọmọ ni wípé yóò ní wọn lára láti dalẹ̀ ọlọ́run kò ní ṣeé ṣe fún wọn láti dalẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni kò ní ṣe ṣe fún wọn rárá láti dalẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni tí wọ́n bá wá ṣèèṣì sọ pé wọ́n ṣe mistake tí wọ́n wá tún jàjàrí ẹni correct wọn kíákíá àwọn ilé máa ń gbọ́ ìbáwí láwọn àyànfẹ́ ọmọ yìí àwọn máa ń gbọ́ ìbáwí wọ́n máa ń gbọ́ ìbáwí ohun tó dẹ̀ jẹ́ orísun ìgbàlà wọn ẹ̀ o tó jẹ́ orísun ibi tọ́lọ́run ti mú wá ni pé wọ́n máa ń wọ́n máa ó fi ìgbọràn á fi ìgbọràn mú wọn wọlé sínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni á fi ìgbọràn wọn á fi mú wọn wọlé wọ́n jẹ́ ẹ̀dẹ̀kan tó yẹ pé tí wọ́n bá ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run inú wọn máa ń dùn gbogbo ayé wọn ni wọ́n fi ṣiṣẹ́ fÓlódùmarè wọn ò dẹ̀ ní wojú anybody kódà wọn ò ní gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn lẹ́nu anybody torí kíni kò sí ohun tó kàn wọ́n pẹ̀lú anybody kò dẹ̀ sí bí ọlọ́run ṣe lè gbèrú wọn dìde ó máa ń jèrè wọn ó wà lára àwọn ẹni tọ́lọ́run máa ń jèrè jù nínú àwọn àyànfẹ́ mi ní tọ́gbà èèyàn ọlọ́run ọlọ́run máa ń jèrè wọn gan torí ara wọn máa ń balẹ̀ hmm, ara wọn máa ń balẹ̀ ṣé wàá rí ipò àti ààyè wọn láyé òun ni wọ́n ń pè ní ẹni bí ọkàn mi. Hmm ẹni bí ọkàn mi ẹni bí ọkàn mi ipò àga ipò ibi tí àwọn jókòó lé nìyẹn o ẹ̀yin èèyàn lọ́rùn ẹni bí ọkàn mi ẹni bí ọkàn mi ni èyí yìí ni àyànfẹ́ ọlọ́run ẹni tí inú mi dùn sí gidi so ẹni bí ọkàn ọlọ́run ni wọ́n máa ń jẹ́ ẹ̀yin èèyàn lọ́rùn ọlọ́run máa ń fẹ́ wọn gan-an máa ń fẹ́ wọn gan kò dẹ̀ ṣerú promotion tí ò lè fi bá wọn lò ẹ̀ gbọ́ nínú ìwé Fílípì orí kejì yẹn ọ̀yá bí ẹsẹ̀ kẹwàá yẹn ó ní ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi ó sì ti fi orúkọ kan fún tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù ní kí gbogbo ikú kó máa wólẹ̀ wọ́n ní burúkú orí ọ̀fẹ́ lọ́wọ́ Olódùmarè torí kíni àyànfẹ́ ọmọ ni wọ́n kò dẹ̀ sí ìṣesí wọn tàbí èròǹgbà wọn tẹ́ ẹ̀ ní bá ọlọ́run níbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa bá ọlọ́run níbẹ̀ sọ o àyànfẹ́ tó wà nìyẹn o ẹ̀yin èèyàn ọlọ́run <laughs> àyànfẹ́ tó wà nìyẹn àti ìṣesí wọn àti orísun wọn bẹ́ẹ̀ ni èwo ni tiẹ̀ nínú mẹ́jẹ̀ẹ̀jọ yẹ ẹ̀yin èèyàn ọlọ́run mo fẹ́ kọ́ farabalẹ̀ ntí bàbá yẹn pàkíyèsí mi sí láìpẹ́ yìí ni mò ń sọ fún wa ẹ̀yin èèyàn ọlọ́run ǹjẹ́ o lè farabalẹ̀ jókòó kó o wo ipò ibi tí wọ́n bí lọ́ọ̀gì sí nínú mẹ́jẹ̀ẹ̀jọ. No kó o dẹ̀ wo orísun ìgbàlá wọn bẹ́ẹ̀ ni kó o tó wá wo ìṣesí wọn bí olúwa ṣe dárúkọ ẹ̀ fún wa mo gbàdúrà fún wa láàárọ̀ rèé <laughs> gbogbo bikíbi tá a ti ń ọlọ́run nínú jẹ́ gbogbo bi tí a ti ń bá ọlọ́run nínú jẹ́ gbogbo bi tí inú ọlọ́run ò ti dùn sí wa gẹ́gẹ́ bí àyànfẹ́ lónìí àyípadà ńlá dé bá gbogbo àwọn ibi tó yẹ ká ti rìn jìnnà nípa pílu pípolongo olódùmarè tí a ń sọ pé àti ìṣetán ẹ o gbogbo ibi tí ọlọ́run ti ń dúró dè wá táwa ń sọ pé àti ìṣetán àfàjáyé sí lónìí <laughs> ọwọ́ ọlọ́run tẹ̀ wá fún ògo rẹ̀ mo gbàdúrà lórúkọ jésù kristi ti násàrẹ́tì ọba àjíǹde àti ìyè gbà ẹnikẹ́ni nínú wa tó jẹ́ àyànfẹ́ tínú rẹ̀ ò dùn sí tàbí àyànfẹ́ lára àwọn àyànfẹ́ tá a dárúkọ yìí tí òun tó tó tó kíyèsí pé ah òun bì lọ́rùn ṣe bì ṣùgbọ́n tí ò mọ bó ṣe lè bó ṣe lè gbé ìgbésẹ̀ láti òní lọ lórúkọ Jésù níbikíbi tí ìbá àwùkọ wà ọwọ́ Ọlọ́run tẹ̀ ọ́ lónìí ọwọ́ Ọlọ́run tẹ̀ ọ́ lónìí ọwọ́ Ọlọ́run tẹ̀ ọ́ ó yí ọ padà sí rere bẹ́ẹ̀ ni gbogbo oró ọfà òkùnkùn lára wa lórúkọ jésù ẹ̀mí mímọ́ ti jáde lónìí adé aṣẹ́gun a sì ju aṣẹ́gun lọ àjọ aṣẹ́gun lórúkọ jésù olùgbàlà ọ̀nà wa ò ní dàrú láti òní lọ bẹ́ẹ̀ ni gbogbo bi tí a ti ń jẹ́ àyànfẹ́ tí inú ọlọ́run ti ń dùn sí wa a ní padà fi jẹ́ ìkorò sí olódùmarè lórúkọ jésù ní gbogbo bi tí fọ́nrán ìbá ń wọ̀ ẹ̀yìn ìyẹn gbogbo ibi tí fọ́nrán yìí máa dé gbogbo etí tó máa gbọ́ ohun tí fọ́nrán yìí ó tó tí ọlọ́run fi ránṣẹ́ sí wa lórúkọ jésù ayé wa máa gba ìyípadà lójú ẹsẹ̀ gbogbo ibi tó kù díẹ̀ káàtó sí lórúkọ jésù ẹ̀mí mọ́ tún ṣe a ò ní fi ayé ìgbà ọ̀run wa jẹ́ a ó délé lórúkọ jésù kristi ti násàrẹ́tì àlàáfíà.